الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين so adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ilé tí a kàn fẹ́ bára wa sọ ní àsìkò tí ó ní pẹ́ insha Allah o náà ni àwọn ìkànmọ́sí ránpẹ́ lórí àwọn àwọn wuyewuye kọ̀ọ̀kan tó wà ní ìta so àwọn ìkànmọ́sí nǹkan wù wallahi èyàn fẹ́ bí ṣe nasiha fún àwọn èèyàn ni pàápàá jùlọ àwọn tó ṣe pé wọ́n gbàtànjẹ pẹ̀lú àwọn pẹ̀lú àwọn bí àwọn musaafikun àti àwọn àfáwọn ni àti àwọn tí wọ́n rọ̀ wájá gbogbo àwọn eh, fitan àti bẹ́bẹ̀ lọ bá ń ṣá so àwọn sàwọ̀tíyà ti kan tó ṣe pé èyàn gbọ́ recently àtàwọn ọ̀kọ̀ọ̀kọ̀ kan lórí Facebook tí a wọ́n rí pé ah, Allah mustaan kọ́lọ̀ ni àwọn ọ̀rọ̀ tó ń pààyàn lẹ́rin tó dẹ̀ ń pààyàn lẹ́kùn ni láwọn so àkọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ tí màá sáré mẹ́nubà inṣáàlá òun náà ni wípé nígbàtí mo gbọ́ tààlíkì yàfẹ́ ìjìgbò lórí iṣu ọ̀rọ̀ àfá aláṣẹ àti àbúnàbí láti gbogbo ẹ̀ ah wallahi ah wallahi wallahi àwọn kìíní ẹ̀ ó já ọ̀rọ̀ tó ṣe pé ó fọwọ́ kànyẹ̀ lórí ẹ̀mí because ah sí yàfẹ́ ìjìgbò náà ní sọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí báyìí tó lọ́ba wallahul musta'an so èyí tí máa kàn sáré fi eh, sídi ọ̀rọ̀ nítorí àsìkò wọn ni wípé àfẹ́ ìjìgbò fún àwọn gẹ́gẹ́ mẹ́ṣẹ̀ wáyé èyí tó ṣe pé àwọn àbòsí pọ̀ lọ́wọ́ àfẹ́ ìjìgbò gan ni ló ṣe gbà tí mo gbá ọ̀rọ̀ tán sọ láàrẹ ẹ̀ kò jọ mí lójú bọ̀tá ó ah, fọwọ́ kàyàn lórí ẹ̀mí gan nítorí àwọn àbòsí náà kọ ohun ṣẹ̀ṣẹ̀ máa ṣe ó wájú wípé àwọn tànàkù dọ́ọ̀t ó wá pọ̀ nínú láìfún wọn gan àtàwọn àtàwọn tí wọ́n jọ ń kóra wọn káàkiri tanakudot àwọn eh, ọ̀rọ̀ ìtakọrẹ ní ẹ́ eh, àti àwọn kíyàmọ́ sàbòsí kíyàmọ́ síbí kíyàmọ́ tó wá fẹ́ mọ́ dọ́gbọ́n àwọn kíyàmọ́ sáàmọ́ báwọn ìyẹ̀ méjìlò kíyàmọ́ fẹ́ mọ́ bá bí tọ́ífà méjìlò àwọn kan wà báyìí àwọn kan wà báyìí wọ́n jọ ní khilaf lórí ìṣù kan èyí àfẹ́ mọ́ báwọn méjèèjì lò níbà ló pé òfin ní tẹ́lọ́lọ̀ kan náà méjèèjì ó padà wá tẹ́ ní gbogbo ẹ̀ náà ni irú àwọn wáyé nǹkan ó pọ̀ gẹ́rẹ́ lára fíjìbò wallahi in tó dẹ̀ jẹ́ kí yẹn mọ̀ ní wípé àwọn ìbáṣepọ̀ ránpẹ́ tó ra wà láàrin wa ní ẹnu àwọn táìmù tí ìjù ṣẹlẹ̀ nígbà táwọn ará kíná ń pè àwọn ará lè kéhùn bíbí ní táǹkẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ fìtínà tí wọ́n tí wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ lé àwọn èèyàn kó ní lè kéhùn fúnra wọn a lítà tó dípá àwọn ìpadà sọ pé èyí lẹ tú lè kéhùn èyí lè ṣe kíníkan àwọn dẹ̀ náà bẹ̀rẹ̀ sí mọ́ lé àwọn èèyàn kó ní lè kéhùn nígbà yẹn àwọn relationship tíyẹn ní pẹ̀lú àfẹ́ ìjìgbà àtàwọn ọ̀rọ̀ tíyẹn bá wọn sọ ó jẹ́ kí ẹ mọ̀ pé ah, ọláyà fà yìí alábòsí gbà ní wọn wàláyà ah, àbòsí ti lágbára jù àbòsí lágbára gẹ́ ṣe báyà bí sí afáwọn rò bí àwọn àbòsí táwọn bá ṣe yóò kàn dédé lọ́fẹ̀ẹ́ ló fò báyẹn ni àárá kí n lọ bẹ́ẹ̀ o kí n lọ bẹ́ẹ̀ lamma zalamu wàjàálìnà lè máa líkìhì mọ́wọ̀ ìdàn àwọn agbègbè yẹn àwọn àwùjọ yẹn àpamọ́rẹ́ nígbàtí wọ́n ń ṣàbòsí àwọn àyàtù tó wá lórí àbòsí àyàt àyàt àyàt wàláhì tó wá lórí àbòsí wàláhì kì í kékeré ọlọ́bà ń sọ ní Qur'an inna alladhina kafaru wa dhalamu lam yakunillahu liyaghfira lahum wala liyahdiyahum tariqan ṣe gáàmù tí wọ́n ṣe kèfèrí tí wọ́n tún wá ṣe àbòsí tí wọ́n tún ṣe àbòsí ọlọ́run ò ní foríjì àwọn eléyìí o a kódà ọlọ́run ò ní fi wọ́n mọ́nà láwọn tó bá jẹ́ àwọn alábòsí a ọlọ́bà tún sọ pé walaqad ahlakna al-quruna min qablikum lamma zalamu wa ja'atuhum rusuluhum bil bayyinat wa ma kanu liyu'minu kadhalika najzi al-qawma al-mujrimin ọlọ́run ni gẹ́gẹ́ bẹ̀ àti pa ìjọ kan àwọn ìjọ tí wọ́n ti lọ àti pa rí nígbà tí wọ́n ń ṣàbòsí ọlọ́run amórí àbòsí àbòsí àbòsí àbòsí pẹ̀lú nǹkan báyìí kódà ló fi jẹ́ pé ẹbọgan tọ́lọ́run fi ní foríjì ni pé àbòsí lẹ́bọ náà inna shirka la dhulmun adhim àbòsí tó lé lẹ́bọ wọn lọ́wọ́ fi ní foríjì ẹbọgan nítorí àbòsí tẹ́ẹ̀sí fún tẹ́ẹ̀sí tó jẹ́ ti direction Allah subhanahu wa ta'ala ni ó tún wà nínú hadith Abi Hurairah radiyallahu anhu tó wà nínú Sahih Imam Bukhari ah, a li akhihi ẹnikẹ́ni tó bá ní nǹkankan bí àbòsí tó wọ́n tó ọmọ ìyá rẹ̀ mi ní ẹrùdìhì nínú ìjọmọlúwàbí rẹ̀ tó ti sọ̀rọ̀ sí aw min shay'in àbí nǹkankẹ́ àwọn àbòsí àwọn ọ̀rọ̀ tó ti sọ a falyatahallalhu minhu al-yawm kó nítàn kó ya tètè yẹn jú ẹ̀ pẹ̀lú rẹ̀ lé ní o dinar wala kó tó dijọ́ tí ò ní sí dinar àbí dirham in kana lahu amalun salihun ukhidha minhu biqadari mazlamatihi tó bá níṣẹ́ olóore múmú nínú iṣẹ́ olóore ẹ ní òdíwọ̀n tó ṣe nínú àbòsí wa in lam yakun lahu hasanat tí ò bá ní dáadáa ukhidha min sayyiati sahibihi fahumila alayhi wọ́n wà mú nínú àwọn aburú ọ̀rẹ́ rẹ̀ ọmọ ìyá rẹ̀ ai èyàn tó ṣàbòsí rẹ̀ yọ́kọ̀ wọ́n wà gbèrú lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló tún wà níbi hadithu ibn abbas radiyallahu anhuma ipi anabi sallallahu alaihi wasallam nígbà tó rán Mu'adh lọ sí Yemen hadith náà ti mẹ́rin náà ni ẹ́ níbi ọwọ́ ìgbẹ̀yìn hadith yẹn anabi wọ́n sọ fún Ibn Abbas pé ittaqi da'watal mazlum ẹ bẹ̀rù pé èyàn tán bá ṣàbòsí fún o fa innaha laysa baynaha wa bayna Allahi hijab because èpè yìí nǹkan kò sí láàrin òun àti ọlọ́ọ̀ba gàgá kankan tí ó di kò sí gàgá kankan ilé ìbẹnu Sahih al-Bukhari ó tún wà Sahih Muslim náà pé ittaqu ittaqu zulm fa inna dhulma dhulumat yawm al-qiyama ẹ ṣọ́ra fún àbòsí because ṣe rábòsí o òkùnkùn ní ní yawm al-qiyama àwọn òkùnkùn bírímù bírímù yóò bu ẹlòmíì mẹ́lẹ̀ ní yawm al-qiyama ni ìdí tí mo fá ń sọ pé àfẹ́jìgbò àbòsí pọ̀ lọ wọn gẹ́ wallahi àbòsí pọ̀ gẹ́ gbẹ̀tí ètò wọ́n gbọ́nwò tán sọ pé ah, èyí tí wọ́n láhàtọ̀ pé ah, àfá yóò fàbòsí ìgan lẹ́nà wọn àfá yóò ti fàwọn àbòsí ilẹ̀ ẹ̀ka wo bí àpẹẹrẹ nígbàtí ọ̀rọ̀ ilé kí ó ṣẹlẹ̀ tí mi bá gbàgbé dáadáa ní December ní January afọ́n January 29 a ní 2021 kan yẹn 2021 ní alẹ́ ẹjọ́ yẹn nígbàtí àwọn ará ilé tí àwọn àfá Dawood àti Abul Khairat nígbàtí wọ́n sọ̀rọ̀ against àwọn brothers nígbà yẹn ọ̀dọ̀ yẹn tá kọ́kọ́ dé lálẹ́ ẹjọ́ yẹn ọ̀dọ̀ àfẹ́ ìdìbò ni èmi àti Abul Abbas àwọn náà máa ń pè ní Abu Uthaymin nígbà yẹn Eh, eh, àwọn point mo kàn fẹ́ mú jáde mi nísọ àwọn kíní ẹ̀ in detail àwọn point point mo kàn fẹ́ mú jáde àfíìjìgbó fi ń rílẹ̀ fún alálẹ́ níjọ́ náà lọ́hun wípé ah, wípé àwọn ìkẹtí wá bá wọn náà lórí àwọn ọ̀rọ̀ yìí náà ah, wọ́n dẹ̀ ń blame àwọn father hood pé àwọn father hood non mistake so later ìwọ́n tó bá padà táfíìjìgbó sọ pé kíní ẹ̀kíní kan sẹ̀bọ́ tún lè kéwú sẹ́wọ̀n tún lè kéwú ni ah, ó takò táfíìjìgbó bá wà sọ́nà lẹ́yìn ìgbà yẹn àfẹ́jìgbò wá ní àwọn ó pè wá fún mítìn ní nígbà tó di ọ̀sẹ̀ kejì àtúnlọ́bá àfẹ́jìgbò pé àwọn ará bí ò dákẹ́wò wọ́n sì ń sọ ọ̀rọ̀ against àwọn brothers ilé kéwò ni nítorí àwọn ìyá mi sì ń lọ sí ilé kéwò torí àwa sì ní òpùpẹ́ nǹkan padà ipé nǹkan yẹjú nǹkan yẹjú àwọn olómi ń béèrè lọ wá pé sáwọn sì lè mọ statement kàtà fi jùgbọ́ wá mékì ń nígbàtà sọ fún pé àwọn nation sọ̀rọ̀ against wa o ẹ̀dẹ̀ lẹ́fẹ́ pé meeting ṣe bí ó yẹ kí tàwákù kọ́kọ́ wà ní everywhere ni àfẹ́dìgbò wá mẹ́kìrì máàkì pé ah so àwọn àfàlàgbàjá lè sọ̀rọ̀ nígbà tó kàn wọlé kí wọn lóòtọ́ dẹ̀ ni àfádà ó lóòtọ́ òyìn mọ́ náà ti kí wọ́n nínà ṣáàtù gan níbi ìmáṣẹ́ rọ́dù fáwọn alìlbìdà àbí ìmá sọ̀rọ̀ àwọn tí wọ́n gbádùn so kódà wọn ò wà mọ̀ṣúrù pẹ̀lú ẹ̀ rárá wọn ò wà mọ̀ṣúrù pẹ̀lú ẹ̀ rárá kódà nígbà tí yẹn sì fi jọ wà gẹ́nàgẹ́ Ah, in tó sì ma ń tẹ̀yìn tí ẹ̀bá ń bá wọn sọ́gbà ìpẹ̀ àbú àwọn oníbíjì àbí kí ẹmọ ṣe ròdù fún ẹwà kìí ẹ̀kìní kápá àfọ́ ní ajé amúni mú ni ajé amúni ajé amúni ajé amúni ìmọ̀ mú gbàgbà sí ajé amúni wà ní kẹmọ́ sí àwọn ọ̀rọ̀ dáwà ni bọ̀ nígbà tó kan ọ̀rọ̀ ilé kí ó àbí ibi tẹ́tùrí táfò tó ti lè sọ̀rọ̀ ńgbà míì tó bá ti níṣe pẹ̀lú personality tiwọn ni tó bá ti níṣe pẹ̀lú personality tiwọn ni ló fi jẹ́ pé ọjọ́ kan náà tó wà tí wọ́n ṣe ń gbà kan náà tí wọ́n fi sọ́rọ́dù fún àfẹ́ ìjìgbò ń gẹ fúnra wọn gbà yẹn nígbàtà fẹ́ ìjìgbò ń sọ pé jabatíyà so tí o bá ti ń ṣe personality àfà àwọn èèyàn tí ó bí kó ti bí ń tẹ́bọ̀ personality àfà àbúkọ́ kan business àfà bí business ilé kí wọn so kò sí nǹkan kan tí àfòmọ̀ òyìn so ìbáyà bí so àfẹ́jìgbò náà mọ́ kí ní ìná tí máa rí wọn ní jẹ̀máà fàásìlìhú ní ìsìgbà ẹ̀yìn lájìnà Eh, eh, afẹ́dà òdù tẹ́ ìmọ̀ ń sọ ń pa wọn mọ̀ náà jòkó sẹ́gbẹ̀yìn ìfà sí ìntẹ́sí ń bẹ̀yẹn sí wọ́n ti sí wọ́n ti sí wọ́n ti ṣẹ́ ti túbá kò ń bẹ̀ ni Allahu akbar kabira káàmọ́ ní ah, ṣe wọ́n àfáà lè sọ̀rọ̀ nígbà tó dán wọn lékéw ṣe wọ́n lè sọ̀rọ̀ àbí ṣe wọ́n lè sọ̀rọ̀ oúnjẹ kẹtẹ́mi àti abúlà Abbas àti àbúrọ̀dà kẹtàmpin Abu Aisha tàjọ lọ sí ibẹ̀ abúwa ń sọ fún ọjọ́ ìgbà ah, nígbà tá a di àwọn èèyàn kan lọ́wọ́ mú fún yín nígbà tí ẹ̀yin méjì tẹ̀ ń lura yín àdì àwọn àdì ẹnìkan lọ́wọ́ mú kẹ́yìn yókù stop èyàn tá àdì lọ́mú òun ti gba dídè mọ́ ẹ̀yìn tó wá ń lù lọ gbogbo àwọn ìlà fèjì gbọmọ bá wa sọ ó padà tó bí a month ká tó padà ní àǹfààní àti ṣe meeting bó ti kí gbogbo tó wá lọ bó ṣe lọ ìyẹn example example kan yẹn example mi nígbà ó nígbà tó ti pàwọn bọ́dá sí pọ̀ ta lọ sọ́dọ̀ àfẹ́jìgbò tá a bá fẹ́ lé ní bí 15 sí 20 láwọn ìyá tí wọ́n lọ sọ́dọ̀ àfẹ́jìgbò gbà yẹn àfẹ́jìgbò fi ń rinlẹ̀ fún wa pé wàláhì àwọn láìkì wa àwọn nífẹ̀ẹ́ àwọn brothers ju àwọn ìkejì lọ ayé àwọn brothers yòókù tí wọ́n tí wọ́n ń sọ̀pọ̀ ti Ibn Hadi níbi fitna sáfakọ̀ àwọn nífẹ̀ẹ́ àwọn brothers ju àwọn ènìyàn lọ Allahu mustaan so afáàfin rinlẹ̀ bẹ́ẹ̀ fáwọn brothers jọ táwọn yẹ́dẹ̀ ń gbọ́ kódà ọ̀rọ̀ àjúrí jáde jọ náà ọ̀rọ̀ àjúrí jẹ́ jọ ní táfẹ́ pa ìpẹ́ ọ̀rọ̀ àjúrí tó fi ń rinlẹ̀ pé ayọ́rọ̀ àjúrí pé kò gbádùn náà sí ni kò gbádùn náà ni àwọn fitna tó ní kọ́lámù ni wọ́n mix events ẹjọ́ yẹn so àwọn ọ̀rọ̀ yìí ń kọ́ à ah, ọ̀tọ̀lọ̀rọ̀ tẹ́sọ̀ fáwọn táwọn bá yín táwọn yòókù bá bá yín ọ̀tọ̀lọ̀rọ̀ tẹ́sọ̀ fáwọn àpàdà kí àwọn yóò àmọ́ sọ́lọ́ Facebook gbà àti ah, lọ bá òsá ti dìbò ah, àwọn sọ áfíkà yóò bí áfíjì wá pẹ̀lú àwọn ní àwọn òsí pẹ̀lú yín o àwọ́wà mọ̀ wípé àfíjì wòta lọ bá ń jò ní tó sì wọ́n tún fi rìnlẹ̀ fún wáyé pé kíní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ìjòkó yẹn gbogbo làfíjì bó ti mọ́ fi rìnlẹ̀ wípé àwọn ò ní mọ́ kífù àwọn òsì mọ̀ kankan nípa fìtínà yẹn ẹjẹ́ kí tó fún yín lápẹẹrẹ mi nígbàtá fi jùgbó sọ̀rọ̀ arúsọmọ́dì arúdìmásọ mo tún bọ̀ wá síbi ọ̀rọ̀ arúsọmọ́dì yẹn náà létà ìgbà tí wọ́n sọ̀rọ̀ arúsọmọ́dì arúdìmásọ yẹn náà nkílà bọ́dá ṣe ló jẹ́ pé ni àbí téyàn bá ń kọ̀rọ̀ àbí téyàn bá ń go through àwọn stages tó pọ̀ kẹ̀ pẹ̀lú àwọn èyí gbogbo ayé nìyí àwọn yóò kí ń yes fitna ibn adi lala ayro eyun ti àwọn e, afa ti sọ̀rọ̀ àwọn ti wa wo àwọn bá ti wa lọ ni e àmọ́ àwọn tó wà nbi iyan si ka àwọn ilé tó pé wọ́n ti declare mo ki fún street, e ka èyí tó bá èyí tó bá lè ṣe ba nínú wọn tó bá ṣe bá sọ̀rọ̀ kiyan bá wọn soro, bóyá ro ni oyi wọn ni kiyan jọ sọ̀rọ̀ kiyan jọ sọ̀rọ̀ kiyan jọ sọ̀rọ̀ so kini ese ni pé gba tan wa sọ̀rọ̀ agoju ma so àwọn so mo je ó ti ó ti tona kiyan kokko lala si wọn ni taragba because ọ̀rọ̀ yẹn kọ́ ọ̀rọ̀ ìmọ̀ àwọn èèyàn lọ síbi at-taqlidul mazmum and then ìmọ̀ fi ìjọmọlúwàbí àwọn èèyàn kíyàn mọ́ fi ráre ni àfíjìgbó wọn àbá ha ipé ẹlú sọ̀rọ̀ against èèyàn tẹ́sì ní lẹ́rí ẹ padà wà lọ́mọ wẹ́rì fẹ́ ni Allahu akbar ẹ̀dẹ̀ sí ń tẹ̀lé afáyé àwọn ọlọ́bá fi jìgbò níbi few weeks lẹ́gbà tán sọ̀rọ̀ yìí mo rántí àwọn ìyá tàjọ lọ́gbà èmi ah, Abu Mariam àwọn lamọ́pẹ̀ ní scholar Farouk Ah, kí náà ń gbé abu abu abu afan àti bọ́dà kẹta ń pè ní abu fawzan àti ah, abu abdulrahman kò tó di kíyàn tún bẹ̀rẹ̀ sí ni ma sọ àwọn nǹkan tó ń sọ yẹn jẹ